الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى أهله وصحبه أجمعين وبعد gbogbo ọpẹ́ ni fún Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala atọrọ kí Ọlọ́run àti gèrè fún anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó lọ́rọ̀ láti lè bàmọ́ jẹ́ ìkẹ́ bákan náà láti lè bàmọ́ jẹ́ olùfúnni ní ìròdùnú àti olùkìlọ̀ fún àwọn àlìúmmà yìí nípa àwọn nǹkan tí ò dáa nípa àwọn nǹkan tí ó lè kó wọn sí ewu níwájú ọlọ́run Allah subhanahu wa ta'ala lára àwọn nǹkan tí ó lè kó àwọn èèyàn sí ewu tí ànábì Muhammad sallam tí wọ́n kìlọ̀ fún wa nípa rẹ̀ òun náà ni tó ṣe tó ní ṣe pẹ̀lú bídà ànábì pé àlìúmmà yìí sórí ìdúró déédéé ìdúróṣinṣin lórí súnà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam bákan náà Ànábì kìlọ̀ fún wa níbi nípa albida àti ahlul bida bákan náà tọrọ ìkí Ọlọ́run àti gẹ̀rẹ̀ àti àforíjì Ọlọ́run Allah subhanahu wa ta'ala fún wọn sahabatuhul kiram so láwọn tó jẹ́ pé gbogbo àwọn ma'alimu sunan tí wọ́n ń gbà láti ọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu náà ni wọ́n ṣe kí ni wọ́n mójútó fi'lan wa qawlan wa i'tiqadan níbi ọ̀rọ̀ ni o àti níbi iṣẹ́ ṣíṣe ni o àti níbi àdìsọ́kàn wọn ni o. bákan náà tọrọ àforíjì ọlọ́mọ Allah subhanahu wa ta'ala fún gbogbo mùsùlùmí káfàtàn. inshallah eléyìí máa jẹ́ ìsọ̀rọ̀ ráńpẹ́ lórí ọ̀rọ̀ kan tí ó fẹ́ ká sí gbòòrò tí àwọn èèyàn ń gbé káàkiri tí ọ̀rọ̀ náà sì jẹ́ jáde láti ọ̀dọ̀ èèyàn kan lára àwọn èèyàn tí wọ́n máa ń sọ̀rọ̀ lára àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ láwùjọ wa nílẹ̀ Yorùbá lára àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ ní orúkọ Islam pàápàá jùlọ àwọn èèyàn tí wọ́n máa ń sọ̀rọ̀ ní orúkọ Sunnah àwọn èèyàn táwọn èèyàn máa ń sí máa ra àwọn ahlu Sunnah wal Jama'ah wallahu li mustaan kí náà ni ọ̀rọ̀ náà wọ́n béèrè question lọ́wọ́ ẹni ẹni tá à ń sọ yìí àwọn náà ni wọ́n máa ń pọ̀ ní ustaz amúbíẹ̀yà So wọ́n béèrè question lọ́wọ́ wọn wípé èèyàn kan tó jẹ́ pé òun jẹ́ ahlu sunna ó wá ní èèyàn kan lẹ́gbẹ̀ẹ́ tíyàn ò kí ń ṣe onísunna tíyàn jẹ́ oníbídà so ìyẹn wá pẹran ǹjọ́ tọ́ fún ahlu sunna yẹn láti jẹ níbi ẹran yẹn so ìbéèrè tí wọ́n béèrè lélẹ̀ pé ṣé ó tọ́ fún ẹni tó jẹ́ ahlu sunna láti jẹ dẹ̀ bí ha ẹni tí ò kí ń ṣe onísunna ìbéèrè tí wọ́n béèrè nìyẹn so ṣùgbọ́n nígbà tí àáfò máa dáhùn ó jẹ́ nǹkan ìyàlẹ́nu well kò sì yàyàn lẹ́nu náà torí pé léyìí kì í ṣe irú ọ̀rọ̀ báyà láwọ̀kọ́ nígbà tí àáfò máa dáhùn àáfà sọ wípé lára nǹkan tí wọ́n fi lọ́lẹ̀ so inshallah lára àwọn ọ̀rọ̀ tí wọ́n fi lọ́lẹ̀ yẹn ó ní àwọn pọ́ǹtì kan tó yẹ pé ah àtúnṣe gbọ́dọ̀ dìbà àlàyé gbọ́dọ̀ dìbà lórí so àwọn nǹkan kò sí kí ni kò gbọ́dọ̀ máa lọ bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ láwùjọ torí pé awalan ó tako ẹ̀sìn ọlọ́mọ allah subhanahu wa ta'ala ó tako sunna nabuwa muhammad sallallahu alayhi wa sallam ó tako táwọn sahaba wà lórí ẹ̀ bákan náà ó tako nǹkan tí àwọn àyímọ̀ wà lórí ẹ̀ qatibatan àwọn ulama mu'asirun ni o àbáwọn ulama mutaakhirun ni o àbáwọn ulama mutaqaddimun ni o àwọn afárá tán ti lọ tipẹ́ ni o àwọn afárá tẹ́gbẹ́ táìmù tí wọ́n tún súnmọ́ díẹ̀ ni o àbáwọn afárá táwọn náà ti wà ní òde òní tán lọ́wọ́ báyìí so ọ̀rọ̀ yìí ó takò ọ̀rọ̀ gbogbo wọn tán yẹ́yẹ́. so ẹ̀yin náà ká ká tí ẹni yìí sọ ẹni tí wọ́n ń ní ká tí wọ́n sọ so wọ́n béèrè wípé ǹjẹ́ tí ẹnìkan tó jẹ́ ṣùgbọ́n bóyá ẹnìkan ó súnmọ́ lẹ́gbẹ̀ẹ́ tó yìí ṣe pa ẹran bóyá fún ẹran alùsùnà ò ní gbogbo ọmọlẹ́yìn àníbi sọ̀rọ̀ sálám tí ò sì ṣe ń tó mu kó nù ìsìláàmù ntí bá wá ń fi ilẹ̀ nu tànàbí ṣe tí ò ṣe tí ò sì takò tí ò ṣe nǹkan kan tó gbé kó nù ẹ̀sìn súnà rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run máa bá gírèdì ẹ̀ bó ṣe ń gba tànàbí ń tó àti bọ́ bá ṣe kí ni o bá ṣe sásẹ́yìn ẹn tó yàtọ̀ sálù súnà òun náà lẹ́yìn tí èsè mùsùlùmí. Hmm. kí ni súnà ẹn tí ń tọ́jú ọ̀nà nàbì ẹ ń wá pẹran tí mo fi hàn pé nílé bá jẹrẹ rẹ ajá pé kì í ṣe mùsùlùmí nù wọn yẹ tí bá tí tí tí tí bá ṣe sọ́ọ́tì fati nǹkan ẹ bá ti ṣàlàyé fún wa sọ́ọ́tì fati ti ń ṣe ṣó o ti bá sọ̀rọ̀ lórí rẹ̀ bí sọ ọgbọ́yé ó lóun ọgbọ́yé o ó ní kíni mẹ́mẹ́ tí o gbẹ̀ kó ṣe bí ọlọ́run lórí ẹ̀sán sọ́ọ́tì fati bí ó bá sì dá ilé kóòtù ẹ̀rí nǹkan mìíràn sọ́jú bá ń lọ ọ̀dà sọ́ọ́tì fati mi gbọ́ yé ẹ yọ kan ya máa ṣe ju kùrà nínú sórí kí máa ń tì làwọn kùrà nínú eléyìí máa ti ń sọ á wà nígbà tó àtúnyẹ láti máa ṣẹ̀wá máa gbé kíni o ìdájọ́ kalẹ̀ ṣùgbọ́n ẹ lọ mú lọ áàlù súnà ni gbogbo ẹni tí ń tẹ̀lé súnà náà lójú ọ̀nà ẹni tí ń tẹ̀lé ojú ọ̀nà ànábì tí ń ṣe ń tánà bí ń ṣe ànábì èsàwò tí ń ṣe ń tánà bí ń ṣe ànábì èsẹ̀bọ tí ń ṣe ń tánà bí ń ṣe ànábì pẹ̀lúmí àfọ̀bà àdẹ́dà gbogbo ẹni tó bá ti dára lójú bọ̀ mínírààlì kíbla tí sì ń bá ní kírun yìí wọn ò ní ká la inú ẹ̀ nìkan ká kọ́kọ́ wo ti mẹ́mẹ́ ká tó bá lù lẹ́yìn eléyìí nǹkan mìtì bá wá ń ṣe òun tí ó bá ti gbé kóònù ẹ̀sìn ìsìláàmù alùsùnà èlò náà bí súnà rẹ̀ ṣe ma ilẹ̀ ń rí ni bó bá tó jẹ́ pé ó bá tó rè é rè sókè jù bá lọ tuntun sọ́wọ́ lọ sí súnà rẹ̀ tó sì ní o yóò pọ̀ sí lọ́kùnrùgbà tí ó bá ti ṣe tó mu kóònù ìsìláàmù. jazakumullahu khaira. afa ni pé gbogbo èèyàn tí ó ti ṣe tó gbé kúrò nínú islam náà ló ń súnà gbogbo èèyàn tí ó bá ṣe kí tó gbé kúrò nínú islam òun náà ni onísúnà ìyẹn túmọ̀ sí pé ìyẹn tẹ́yìn òfin máa jẹun súnà iná ní tẹ́yìn bá ti jẹ́ mùsùlùmí ìyẹn tẹ́yìn òfin máa jẹun súnà òun náà ní tẹ́yìn bá ti jẹ́ mùsùlùmí lọ́dọ̀ afá yìí so afá tí wọ́n ń sọ wípé ìwọ tọ́ ọba ọba pẹran tọ́ ọba sí kíni o tó bá ti wá jẹ́ báyìí sìn ìyẹn túmọ̀ sí pé o ti o ti pè ní kèfèrí nìyẹn ó túmọ̀ sí pé o ti pè ní kèfèrí nìyẹn ọ̀rọ̀ yìí ṣé bó ṣe rí nìyí aláwọ̀kọ́ gbogbo èèyàn tí yóò wá wọn sọ̀rọ̀ nípa ẹ̀sìn ọlọ́mọ Allah subhanahu wa ta'ala ó wà very very important kéèyàn mọ̀ wípé eléyìí èèyàn èèyàn ń lọ ń sign on behalf of ọlọ́mọ Allah subhanahu wa ta'ala ni èèyàn lọ ń sign ní on behalf of ọlọ́mọ Allah subhanahu wa ta'ala ni that is ibi tó o sign sí hun èyí tó sọ pé bó ṣe rí yẹn ṣé bó ṣe rí wájú ọlọ́mọ Allah nìyẹn ṣé bó ṣe rí ṣé bọ́ Allah ṣe fi ránà Muhammad sallam nìyẹn so ó wà very very important again Ibadallah ó náà ní anábíwá muhammad sallallahu alayhi wa sallam lára àwọn àsọtẹ́lẹ̀ tánàbí sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà níbi hadithu alibad ibn sariya abu najih radiyallahu anhu arda alhadith akhrajahu abu dawud so hadith yẹn alimamu abu dawud wọn gbawa bákan náà ibn majah wọn gbawa bákan náà alimamu tirmidhi àwọn náà gba hadith yẹn náà wọ́n ní pé wà á fọ́nà rasulullahi sallallahu alayhi wa sallam anábì ṣe wá àsìkan fún wa ní ọjọ́ kan maw'izatan وجلت منها القلوب wa منها العيون، uyun so ọkàn ọkàn gbọ́n rírì látara wáàsí tá a gbọ́ yìí ojú dami látara wáàsí fàkúlnà ka anna ha maw'izatu muwaddi'in ó dàbí wáàsí yìí ó dàbí wáàsí ẹni tí ń dágbére fa ausina ìwà anábì ṣe kí ni sọ àsọtẹ́lẹ̀ fún wa gbà á níyànjú anábì ṣe kí ni usikum bis sam'i wa ta'a so usikum bi taqwa Allahi was sam'i wa ta'a mò ń gbà níyànjú pẹ̀lú pé kí ni o kẹ páyọ̀ ọlọ́mọ Allah subhanahu wa ta'ala bákan náà as-sam'u ìmọ̀ gbọ́rọ̀ àti ìmọ̀ tẹ̀lé àwọn olórí so ila ankol títà náà bí sọ pé fa innahu man ya'ish minkum ibi ta fẹ́ lò bẹ́ẹ̀ ni fa innahu man ya'ish minkum ẹ̀ǹtẹ́mi ẹ̀ bá gùn láàrin yín fasayara ikhtilafan kathira yóò rí ìpínyẹlẹ̀ ẹ̀lẹ́ tí yóò pọ̀ yóò rí ìpìnyẹ̀lẹ̀ ẹ̀lẹ́ tí yóò pọ̀ àwọn èèyàn ó mọ sọ pé báyìí láwọn àwọn èèyàn ó mọ sọ pé báyìí láwọn that is àwọn èèyàn ó mọ rí àwọn ìlànà tó yàtọ̀ sí ìlànà ahlu sunna wal jamaa àwọn èèyàn ó mọ lo àwọn èèyàn ó mọ lo yàní ó mọ ṣẹ̀sìn ní ọ̀nà tó yàtọ̀ sí ojú ọ̀nà tànàbí wa Muhammad sallallahu alaihi wasallam ànábì ń sọ ilé ìkalẹ̀ fún wa ànábì ń sọ ilé ìkalẹ̀ torí pé lára àwọn wadhaifu anbiya onímọ̀ kò sí nǹkan kan tí ó kó àwọn àlèhùnmọ́ wọn sí wu àyà kí wọ́n ti ṣe kí ni o kí wọ́n ti kìlọ̀ fún àwọn àlèhùnmọ́ wọn nípa rẹ̀ bákan náà kò sí ní sí nǹkan tí yóò ṣe kí ni o tí yóò kó wọn là tí yóò kó wọn sínú oríire wájú ọlọ́mọ Allah subhanahu wa àfi kí wọ́n ti tọ́ka rẹ̀ fún àwọn àlèhùnmọ́ wọn so lára nǹkan tó lè kó àwọn èèyàn sínú ewu tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam ti tán ti tọ́ka wá sí òun náà ni ọ̀rọ̀ nípa bídà àtàwọn ahlul bídà anabi sọ fún wa pé fasayara ikhtilafan kathira ẹ̀ńtẹ́mìrẹ̀ bá gúnlá ní yóò rí ìpínyẹlẹ̀ ẹ̀lẹ́ tí yóò pọ̀ fa alaykum bi sunnati so nígbà tí ìpínyẹlẹ̀ ẹ̀lẹ́ bá pọ̀ yẹn táwọn kan sọ pé ṣíà làwọn àwọn rawafid àwọn kan sọ pé àwọn kọ̀dàríyà làwọn àwọn kan ní jabiriya làwọn àwọn kan ní jahmiya làwọn àwọn kálukú pẹ̀lẹ́ ní tòwù àwọn kan ní khawariji làwọn so kálukú mu'tazila làwọn oríṣiríṣi kó tó nípa tẹ̀ tí wọ́n tún láwọn sùfíyà táwọn náà tún wọ́n pínpínpín tẹ̀bìlìgíyà làwọn ìkhwàníyà làwọn anábì ní fa alaykum bí súnà tí ẹ̀rí súnà tèmi ní kẹ́sẹ́ kí ni ní kẹ́ gbá mu súnà tí lè khulafa ir-rashidin al-mahdiyyin min ba'di àti súnà àwọn khalifa mi so anabi tún wá tún wá tẹpẹlẹ mọ anabi tún emphasize pé abu alayha bin nawajid so ẹ ṣe kí ni o ẹ fi àwọn nawajid yín ẹ fi gbá mú àwọn eyín molar teeth àwọn eyín kọ̀rẹ̀kẹ́ tó máa ń strong tó kí tèmi máa fi gbá nǹkan mu yóò dúró déédéé níbi láfùdùmí tàmẹ́sàkù bí ha ẹ̀ dúró déédéé lórí ẹ̀ wà á du àléhà bin nawajis àdàbí tí wọ́n ní wà iyyakum wa muhdathatil umur gbogbo àlámọ̀rí táwọn yẹn ṣe ń dálẹ̀ ẹ̀ sọ́ra fún fa inna kulla muhdathatin bidà lára àwọn gbogbo àlámọ̀rí táwọn yẹn ṣe ń dálẹ̀ òun náà ni àwọn ojú ọ̀nà bidà tí wọ́n wà lórí ẹ̀ òun náà ni àwọn ojú ọ̀nà bídà tí wọ́n wà lórí ẹ̀ ní tí wọ́n fi yapa súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kẹ́nìkan wá jáde kẹ́nìkan wá sọ wípé gbogbo mùsùlùmí náà ní kíni òun náà ló ń súnà gbogbo mùsùlùmí iná ló ń súnà wallahu ni musta'an so dájúdájú ọ̀rọ̀ tó ń tọ́ sọ yẹn ó ṣe kíni ó ti pe ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe kíni ó ti takò ọ̀rọ̀ tó ń tọ́ sọ yẹn ó takò ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu صلى الله عليه وسلم أنا الله سبحانه وتعالى صلينا القرآن وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيلي صلى الله عليه وسلم وأن هذا صراطي الليل جونة ميو مستقيما أجونة توتا فاتبعوه ونكوتلي ونكاتلي ولا تتبعوا السبل أما تلي عن وجونة àwọn ojú ọ̀nà lóríṣiríṣi lóríṣiríṣi àwọn ojú ọ̀nà míì ẹ má tẹ̀lé àwọn ojú ọ̀nà míì lóríṣiríṣi lóríṣiríṣi fatafarraqa bikum an sabili tó pé yóò ṣe kí ni yóò líìdì yín kúrò ní ojú ọ̀nà ọlọ́mọ Allah subhanahu wa ta'ala yóò pín yẹlẹyẹlẹ kúrò ní ojú ọ̀nà ọlọ́mọ Allah subhanahu wa ta'ala. so ẹni tó wá ń sọ wípé àwọn ahlùsúnà gbogbo ẹni tó bá ti ń jẹ́ mùsùlùmí òun náà ni ahlùsúnà ṣàdígbò ọ̀rọ̀ tó ń tàn sọ ó ṣe kí ni o òun ta nǹkan kan tó ń rìn lẹ́mí áyà yẹn òun takò nǹkan tó ṣe kí ni nǹkan tó rinlẹ̀ níbi ayà yẹn ó dẹ̀ rinlẹ̀ níbi hadithu abdullahi bin mas'ud ìpànàbí khatta lana rasulullahi sallallahu alayhi wa sallam khattan ànábì fa ìlà kan sílẹ̀ fún wa ànábì fa ìlà kan ànábì fa ìlà kan sílẹ̀ bá ìlà yẹn straight wa qala hadha sabili wà ní sẹ́dílé òní sẹ́bílù tèmi so wa khatta an yaminihi wa an yasarihi khututa ànábì fa làsọ́tún sósì. So, straight line tó lọ yẹn ànábì wá fàlà sọ́tún sósì fàlà sọ́tún sósì rẹ̀ àwọn ìlà tó àwọn ìlà tó ń yà sọ́nà bòmí àwọn ìlà tó yà sí ọ̀nà sí kíni o ọ̀nà bòmí ànábì wọn wà his subul ṣẹwàrà àwọn ilé àwọn ojú ọ̀nà tó yà káàkiri káàkiri nìyẹn. so ibadallah á rí pé ọ̀rọ̀ yẹn tó sọ wípé gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí náà ní ahlu sunna ọ̀rọ̀ yẹn ti tako aya tamuwa yìí ó tako hadith tánàbí fi ṣàlàyé aya yìí barakallahu fikum lára rẹ̀ ó náà ni ọlọ́mọ Allah subhanahu wa ta'ala sọ nínú suratu Ali Imran bákan náà ànábì tún ṣàlàyé àyà yìí àyà tó sọ pé huwa alladhi anzala alayka alkitaba minhu ayatun muhkamatun hunna ummul kitab wa ukhra mutashabihat فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله سو عباد الله كلا فلو مي سو هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات ọlọ́mọba allah sọ wípé ọlọ́run ló sọ alukur'an kalẹ̀ nínú alukur'an dẹ̀ ni àwọn àyàtú muhkamati mẹ́mẹ́ bákan náà àwọn àyàtú mutashabihati náà mẹ́mẹ́. alimami muslim rahimahullahu rahmatan wasi'a wọ́n gbọ́ níbi hadith wa aisha wípé ànábì ka àyà yìí níjọ́ kan ànábì ka àyà yìí ní ìjọ́ kan so lànàbì wọn comment wípé idha ra'aytumul ladhina yattabi'una ma tashabaha minhu tẹ́ bá ti rí èèyàn kan tó jẹ́ pé àwọn muhkamati inú Qur'an yẹn àwọn muhkamati bí wọ́n á pé àwọn ayat tó clear níbi pé ìdájọ́ elélele ìdájọ́ elélele ìdájọ́ elélele so tó clear bẹ́ẹ̀ so àwọn mutashabihat làwọn tó jẹ́ pé àwọn ó lè fẹ́ ó lè fẹ́ rújú tàbí ká sọ pé àwọn ìtumọ̀ rẹ̀ àbí àgbọ́yé rẹ̀ so o lè mọ ẹni tí ò jindò nínú mọ̀ àbí ẹni tí ò ní mọ̀ nípa ẹ̀sìn ọlọ́mọ Allah subhanahu wa ta'ala o lè má ṣe kí ni o o lè má clear sí. so irú àwọn yẹn wọ́n wá ní idha ra'aytumul ladhina yattabi'una ma tashabaha minhu ẹni tó bá jẹ́ pé àwọn tó àwọn mutashabihat yẹn lòun gbé káàkiri ló fi ń bojú káàkiri ló fi ń dẹ̀sìn ọlọ́mọ Allah rù nífi ń gbé àwọn àìdá tí ń ṣe nífi ń gbé lẹ́yìn ànábì ní fàwùláìkà lẹ́dínà sàmàlọ́ wọ́n ní àwọn tọ́lọ́mọba láti dákọ̀ náà nìyí o that is kí ni ibi tí wọ́n ń ṣe nǹkan yìí o ibi tí rọ́ àlìfitìnà láti lè bá a dá fìtìnà lẹ̀ láti lè bá a dá fìtìnà lẹ̀ fahdharuhum ẹ ṣe kí ni o ẹ jìnà sí wọn ànábì ṣe kí ni o ànábì ni ká jìnà sí àwọn táwọn máa ń tẹ̀lé mutashabihat minal ayat and basically àwọn oníbídà náà máa ń ṣe kí ni o náà máa ń lo àwọn mutashabihat náà máa ń lò láti lè bá wọn fi dá fìtínà lẹ̀. alḥafidu nawawi rahimahullahu rahmatan wasi'a wọ́n ní wà fi hadha alhadith wọ́n ní ẹ̀rí hadith yìí o atahdhiru min mukhalatati ahli zaygi ẹ́ so níbi hadith yìí o ó clear wípé kí ni o anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ń sọ wa lára wọ́n ń sọ àlè umma yìí lára kó o níbi ìmọ̀ rò máwọn ẹni àánú ẹ̀dàkùn àwọn ahlù zégi tí wọ́n sọ yẹn sáwọn tó wà lórí sunna anábíwá muhammad ni wọ́n ní wa ahlù bídà àti àwọn oníbídà sáwọn oníbídà tí wọ́n sọ yẹn sáwọn tó wà lórí sunna anábíwá muhammad ni wọ́n ní wa man yattabi al-mushkilati lil fitna wallahu li musta'an wallahu li musta'an so hada huwa àti rí pé ó ṣe kí ni ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ó takò ó takò ááyà bákan náà ó tako hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam so ọ̀rọ̀ tán sọ yìí kódà ó tako basically ó tako ra àwọn sahaba qatibatan ó tako ra àwọn tabi'un barakallahu fikum lára àwọn adilla tó tún ṣe kí ni o tó tún tó tún tó ń ṣe àfihàn àìṣedéédé àti àìwọlé àti aburú aburú jáì tí ń níbi ọ̀rọ̀ táfà yìí àti aburú àti ìtako sunna anabiwa muhammad sallallahu alaihi wa sallam tí mi ọ̀rọ̀ táfà yìí sọ òun náà ni hadithu liftiraq wọ́n gbé ní hadithu aliftiraq náà níbi táwọn ibi ti ń sọ pé iftaraqatil yahudu ila ihda wa sab'ina firqa ẹ̀rọ àwọn yahudi o àwọn pín sí seventy one sects láàrin ara wọn hm? waftaraqatin nasara ala aw ila ìsìnàtẹ́yìn ni wàsàbẹ̀rin na fírqa àwọn nasọ́rọ̀ àwọn pín sí seventy two lára wọn ànábì wa ń fi rinlẹ̀ ànábì ń sọ so ẹni tí ò ní sọ̀rọ̀ láti ibi ìfẹ́ nú ẹni tí ò ní sọ̀rọ̀ yàní in huwa illa wahyun yuha sọ̀rọ̀ dáná yìí wá sọ wahyun láti rọ̀ Allah subhanahu wa ta'ala ni sọ ní wọ́n sọ pé wasateftariku ummati ala thalathin wàsàbẹ̀rin na fírqa ìjọ mi yìí o ìjọ àlèhùnmá anábíwá muhammad wà pín sí seventy three kulluha finnari illa wahida gbogbo seventy three ni yóò wọ̀ àyàfẹ́ ọ̀kan. so idan ẹwọn kan anábì fi rinlẹ̀ pé aláwọn yóò pèsè àwọn yóò máa jẹ́ àwọn yóò máa yàtọ̀ so illa wahida wọ́n bèèrè lọ́wọ́ anábì pé kí ni kí ni wahida yẹn ma hiya ya rasulallah anábì sọ pé ẹ هم الذين على ما ana عليه اليوم yawm wa ashabi àwọn làwọn tí mo wà lórí nǹkan tí mo wà lórí ẹ̀ lónìí àtàwọn nǹkan táwọn sàhábà wà lórí ẹ̀ ìyẹn ń padà síbi hadith pé alaykum bisunnati alaykum bisunnati níbi láfù mi sọ pé humul jama'a humul jama'a hatta láfù ahlu sunna tàbí ń gbọ̀n wọn ibi náà ti gẹ́sọ̀ orúkọ wọn náà nìyí ìfẹ́síkẹ́ torúkọ náà nìyí alladhina la yantasibuna ila ayyi shay'in wa innama yantasibuna ila sunnah sunnah Ànábì ni wọ́n ṣe kí ni wọ́n fara wọn ti sí. so alaykum bi sunnati wọ́n kọ́ ọ ní sunnah láti bẹ̀rẹ̀ humul jama'a wọ́n kọ́ ọ ní wal jama'a láti bẹ̀rẹ̀ ahlus sunnah wal jama'a níbi hadithi látara pé àwọn nìkan ni wọ́n là kó níbi ìwọ náà so àwọn afáàpọ̀ ní kí ni o àlìfíríkọ́ tún náà jìyà so àwọn àdílà àwọn nùsùsù yìí ó wà sọ̀rí hà lórí pé kí ni o àwọn èèyàn àwọn oníbídà àwọn wà lọ́tọ̀ tí wọ́n sì pọ̀ lọ sù tí wọ́n pọ̀ lọ sù à wallahu al-musta'an alimamu abdullah ibn al-mubarak wọ́n ní aslu gbàtí wọ́n comment lórí hadithi wọ́n ní aslu ithna aslu ithnaini wa sab'ina hawan arba'a ẹ̀rọ àwọn afẹ́ nù 72 yìí àwọn fẹ́ẹ́nu seventy two yìí o wọ́n ní ìpínlẹ̀ rẹ̀ ó padà síbi nǹkan mẹ́rin famin hadhihi al-arba'a famin hadhihi al-arba'a famin hadhihi al-arba'ati famin hadhihi al-arba'ati ahwa tasha'aba ithnani wa hawan so wọ́n ní pé láti ibi ìfẹ́ ẹnu mẹ́rin yìí náà láti rí seventy two yẹn so tí ń dá lórí pé àníṣe ó pin ó pin wọ́n ní wàhíyà kọ̀dáríyà tù àwọn kọ̀dáríyà àbí sáwọn kọ̀dáríyà ṣé àálùsúnà làwọn náà àwọn kọ̀dáríyà àwọn tí wọ́n ń sọ wípé ọlọ́run Allah subhanahu wa ta'ala ò nímọ̀ nípa tó ń ṣẹlẹ̀ kó tó di pé tó ṣẹlẹ̀ àwọn tí wọ́n sọ pé gbogbo ọmọ ẹ̀dá ní ṣe o ló dá àwọn iṣẹ́ ọwọ́ rẹ̀ fúnra rẹ̀ kì í ṣe ọlọ́run Allah ló dá àwọn iṣẹ́ wa yusbituna anna Allaha khalaqa al-a'yan wal-dhawat walam yakhluq al-awsaf àwọn tí wọ́n ń sọ eléyìí sáàlù súnà làwọn náà bákan náà àwọn múrjíà àwọn múrjíà ṣe áàlù súnà ni àwọn náà wallahu ni musta'an àwọn ṣíà àwọn rawafid àti gbogbo àwọn fífọ́ ṣíà generally ṣe áàlù súnà àwọn so áàlù súnà àwọn náà àwọn tí wọ́n Abubakar tí wọ́n máa ń làánà Usman tí wọ́n máa ń làánà Umar tí wọ́n máa ń làánà àwọn asahaba rasulillah sallallahu alaihi wa sallam subhanallah subhanallah ṣé ahlu sunna làwọn náà sáwọn tó jẹ́ pé àwọn rawafid àwọn ṣíyà yìí tó jẹ́ pé sheikh islam ibn taymiyyah rahimahullahu ta'ala nínú majmu' fatawa wọ́n fi ń rinlẹ̀ pé àwọn eléyìí wọ́n tún ní àwọn abala bí tí wọ́n ti wọ́ọ̀sì ju àwọn yahudi àtàwọn nasara lọ látàrí pé tẹ́bá bèrè lọ́wọ́ yahudi àti àwọn nasọ́rọ́ pé ta ni man tẹ́bá bèrè lọ́wọ́ àwọn yahudi pé ta ni man man khairukum man hum khiyarukum àwọn ló dáa jù láàrin yín wọ́n sọ pé kí ni o àwọn asahabu musa àwọn tí wọ́n jẹ́ àwọn àwọn tí wọ́n jẹ́ àwọn companion musa àwọn náà dáa jù láàrin àwọn tẹ́bá lọ́wọ́ àwọn nasọ́rọ́ pé àwọn ló dáa jù láàrin àwọn náà alayhi salatu wa salam so wọ́n ní ṣùgbọ́n tó bá béèrè lọ́wọ́ àwọn khawarij àwọn àwọn rawafid àwọn ṣíà pé tàwọn wo ló worst jù láàrin yín kí làwọn sọ àwọn làwọn sahaba muhammad sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n ń sọ eléyìí àwọn tí wọ́n ń tí wọ́n ń fi ẹ̀sùn zina ka ummuna aisha radiyallahu anha níbi ìkan tó náà bá láti bá rọ́ àwọn kó mẹ́ sáwọn náà ṣe onísúnà làwọn náà bákan náà ẹlẹ́kẹrin àwọn al àwọn khawarij alimami abdullahi bin mubarak wọ́n ní gbé àwọn mẹ́rẹ̀ ara àwọn mẹ́rẹ̀ ní yìí ní kíni o níbi dà àti jíjáde àwọn kọ̀dáríyà tó jẹ́ pípa tí wọ́n lọ fẹjọ́ wọn sún abdullahi bin umar hadithu hadith aláwọ̀kan tí alimami muslim tí wọ́n gbà wá látọ̀dọ̀ yahya bin ya'mar kíni nígbà tí wọ́n lọ fẹjọ́ wọn sún ibn umar kíni ibn umar sọ wọ́n ní ana bari'un minhum idha laqitum haula idha fa akhbiruhum anni bari'un minhum wa annahum bura'u minni tó bá tún padà pàdé àwọn ilé o jẹ́ kán mọ̀ pé mi sọ̀hábí ànábì mo bọ́pá bọ́sẹ̀ kú lára wọn mi ní ẹ̀kan ṣe pẹ̀lú wọn bákan náà wọn náà ò ní ẹ̀kan ṣe pẹ̀lú mi sáwọn ilé iná sọ́nsúnà ni wọn bákan náà àwọn múrújíà sọ́nsúnà ni wọn àwọn ṣíà ṣé onísúnà làwọn náà àwọn khawarij àwọn khawarij sọ́nsúnà làwọn náà láwọn tí wọ́n ṣe kí ni o láwọn tẹ́ wọ́n gbógun ti àwọn sàhábà àwọn tí wọ́n sọ fún Ali pé idha lam yakun amirul mu'minin fahuwa amirul lil kafirin ẹ́ so àwọn tí wọ́n ń sọ ilé àtàwọn bídà oríṣiríṣi táwọn náà ṣe kíni tí wọ́n fi lọ́lẹ̀ àwọn tí wọ́n jáde against Ali bin Abi Talib tánàbí tí Ali bin Abi Talib tí wọ́n ṣe kíni tí wọ́n sì padà gbógun tí wọ́n tí wọ́n sì padà pa yàní tí wọ́n sì pa tí wọ́n pa wọ́n aláàdọ́lá àlìhìm àwọn ilé ń sún náà làwọn náà à والله المستعان والله المستعان so àwa náà ti rí bákan náà nílẹ̀ níbi ọ̀rọ̀ Muhammad ibn Sirin pé nígbà tí alimam Muslim wọn mú wá níbi àwọn mọ̀kọ́dìmá ti mọ̀kọ́dìmá ti ra àwọn Muslim yàní sọ̀hìn wọn wọ́n ń fi rinlẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ Muhammad ibn Sirin wípé àwọn èèyàn lam yakunu yasaluna anil isnad lamiyakunu yasaluna afẹ́ kálíbà gbọ́ yí pé hàtà àwọn àyímọ̀tò sọ́là lára àwọn tàbíùn ni o wálẹ̀ ni o gbogbo wọn sẹ́ẹ̀ látara àwọn sàhábà ni o wálẹ̀ ni o gbogbo wọn sẹ́ẹ̀ wọ́n gbọ́ yí pé àwọn oníbídíà ọ̀tọ̀ àwọn ẹni àánú ọ̀tọ̀ àwọn oníbídíà ọ̀tọ̀ àwọn onífẹ̀ẹ́nú ọ̀tọ̀ àwọn alìsúnà náà ọ̀tọ̀ wọ́n ní lamiyakunu yasaluna anil isnad sami'tuhu min rasulillah aw sami'tuhu mimman sami'ahu min rasulillah bayna sahaba wọ́n sì kíni wọ́n gbàgbọ́ ni gbàgbọ́ hadith yìí wọ́n ní walamma waqa'atil fitna nígbà tí fitna wà bẹ́ẹ̀lẹ̀ àfáàsàn pé fitna yìí ayé maqtalu Uthman nígbà tí àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n pa Uthman so àwọn ìgbà yẹn ni bídà ṣe kíni o ní bídà bẹ̀rẹ̀ sí ní fi ojú hàn làwọn oníbídà bẹ̀rẹ̀ sí ní jáde so kọlu sámú lánàá rijalakum wọ́n àmọ́ béèrè pé ẹ ṣe kí ni ẹ mẹ́ńṣà àwọn rijalu yín hadith tọ́ka yín nìsín ibo ni wọ́n ti gbà ibo lo ẹni tó gbà lọ́wọ́ ẹ ti gbà ibo lẹni tó ń gbà lọ́wọ́ ẹ ti so títí títí tí ó fi dọ́dọ̀ sàhábà so sámú lánàá rí wọ́n ní fàyọ̀ ń dọ̀rù ila ahli sunna wọ́n àmọ́ wo sanadu hadith yẹn tọ́ba pa wọn ní sunna ló wà ń bẹ̀ fàyọ̀ khadu hadithuhum wọ́n gba hadith yẹn wọlé wàyọ̀ ń dọ̀rù ila ahli bid'ah wọ́n ní wà yóò ń vọ ilà ahli bid'ati tó bá jáwọn oníbídà ló wà ń bẹ́ o wọ́n là yóò kọ́ hadithuhum ẹ̀wọ̀n kan wọn nígbà hadith wọn wọlé so wọ́n ń fi irin lẹ́sẹ̀ wípé àní àwọn onísúnná ọ̀tọ̀ àwọn oníbídà náà ọ̀tọ̀ wallahu li musta'an alimami shatibi rahimahullahu abu ishaq ibrahim bin musa alakhmiyu shatibi so wọ́n sọ nínú tírà wọn al-i'tisam níbi fásilù al-awsaf al-mahdhurati wal-ma'ani al-madhmuma fil-bid'a wọ́n gbà wá láti ọ̀dọ̀ yahya bin abi kathirin wọ́n ní yahya bin abi kathir sọ pé idha laqita sahiba bid'atin fi tariqin ẹ máa wo kéèyàn lè bá a mọ bó làwọn sálàfù ṣe kíni o àní bó làwọn ṣe kí làwọn gbọ́ yé nípa mọ́sálà sáwọn gbọ́ yé ṣé ìtàwọn náà ń sọ ìtàwọn sálàfù tí wọ́n ń sọ òun ni gbogbo mùsùlùmí náà ni ó ń sún náà gbogbo mùsùlùmí ló ń súnà ṣe táwọn gbọ́ yín bẹ́ẹ̀ nìyẹn wọ́n ní ìdálakíta ìdálakíta sọ́yìn bàbá láti fi tọ́rík fàkúd fi tọ́rík ní àkàr tó bá pàdé oní bídà lójú ọ̀nà kan ìwọ gbọ̀nà bùmí torí pé èyí ṣe kí ni èyí ó rò pọ̀ mọ́ bídà àyàfà tá à ń sọ iná gbogbo tó kọ́ wa náà nìyẹn ìmọ̀ rò pọ̀ máwọn oníbídà ìmọ̀ gbà wọ́n láàyè ìlọ́mọ fíṣítì wọn ìlọ́mọ fíṣítì nǹkan nǹkan ṣẹlẹ̀ sí wọn ìyàwọn ìjọba nǹkan ṣẹlẹ̀ tán pé ó yẹ kí ó yẹ kí ní ẹ̀ tún pé ah tọ́ alhamdulillah torí pé báwọn yẹn ṣe ń pọ̀ lọ́dọ̀ àwọn èèyàn yìí sí báwọn yẹn ṣe ń pọ̀ lọ́dọ̀ àwọn èèyàn yìí sí bẹ́ẹ̀ náà ni àwọn yóò ṣe mọ́ ṣe kí ni o àwọn yóò ṣe mọ́ lékún ní sọnù sí i àwọn ní àwọn mọ̀kóńdòrò àtàlẹ́wọ̀n fíṣìṣì ṣé wọ́n sọ ń súnà ni wọ́n ni ẹ̀tún wá débẹ̀ tún lọ yìn wọ́n ẹ̀díbẹ̀ lọ yìn wọ́n pé ah, bàbá ọlọ́rẹ̀ tàná dáadáa la mọ̀ wọ́n mọ̀ tòní iná dáadáa wo ni dáadáa wo náà o dáadáa wo ló níbi dáhà lórí ẹ̀ wallahul musta'an so pé torí pé náà so níbi pé kí ni ìmọ̀ ọ̀rọ̀ papọ̀ so àwọn náà tún wá sí mọ́sálásí yín ẹ gbé wọn jókòó síwájú ẹ mọ̀ ní káwọn ọmọ kí wọ́n yin wọ́n ta ni mọ̀kóńdòrò kó nawọ́ ta ni ṣe mọ̀kóńdòrò kó nawọ́ ta ló lè bá ìròyìn tá akàròyìn kan nípa àwọn mọ̀kóńdòrò ta ló lè bá a so wọ́n mọ̀ wá ẹjọ́ mọ̀ ọ̀rọ̀ papọ̀ mọ́ra yín so wallahu almusta'an wọ́n ní wà á ní abi kìláàbà wọ́n bá lọ́tọ̀ abu kìláàbà pé la tujalisu ahlal ahwa ẹ̀ jókòó tó níbi dáa sẹ́ẹ̀ wàlá tujadiluhum ẹ̀ sì gbọ́dọ̀ bá wọn jiyàn ẹ̀dá kò nígbà tí yóò bá lè bá wọn jiyàn gẹ́ lórí nǹkan tó wà lórí ẹ̀ ṣàlàyé tí ẹ kó wọn lọ ìgbà tí yóò bá lè sọ pé èèyàn fẹ́ mọ bá wọn jókòó mọ bá wọn jiyàn sí ìgbà yẹn wà lè sọ pé èèyàn fẹ́ mọ bá wọn jókòó bá wọn ṣọ̀rẹ́ bá wọn jókòó bá wọn fẹ̀yìn bá wọn jókòó mọ mọ mọ mọ mọ lọ mọ bọ̀ láàrin ara wa síra torí pé ọkàn mi ò bá èrè yín lórí wọ́n lè ṣe kí ni wọ́n lè wọ́n lè wọ yín sórí bídà wọn wọ́n lè tì yín bọ́nú bídà wọn wọ́n yóò lábìsú alaykum ma kuntum ta'rifun bákan náà àwọn kẹtẹ tí ń mọ̀ nínú súnà wọ́n lè dàrú wọn yín lójú wọ́n yóò lábìsú alaykum ma kuntum ta'rifun àwọn kẹtẹ tí ń mọ̀ tẹ́ tí ń sọ tẹ́lẹ̀ nínú súnà wọ́n ṣe kí ni wọ́n padà dàrú wọn yín lójú tẹ́yìn padà máa sọ mi. so alimami Shatibi wọ́n ní wal atharu fi dhalika wọ́n ní eléyìí o àwọn àfáà níbi eléyìí ó ṣe kí ni ó pọ̀ gan àwọn àfáà níbi eléyìí ó pọ̀ gan so wallahu al-musta'an wallahu al-musta'an hatta alimam malik alimam malik rahimahullahu ta'ala àwọn gan ṣe kí ni wọ́n máa ń jìnnà sáwọn oníbídà wọ́n recognize pé kí ni o pé àwọn èèyàn bídà ọ̀tọ̀ lẹ́wọ̀n àwọn oníbídà ọ̀tọ̀ làwọn onísúnnà ẹni tó lọ bèrè lọ́wọ́ nípa àṣìwà kí náà sọ fún nígbà tó ń da lóhùn tán pé al-istiwa huwa ma'lum والكيف مجهول والإيمان به واجب والسؤال عنه bìdà kí n sọ wọn ni wọn máa wúrọ ká ilà mubtadi'an ìrìn ọ ní ẹ̀ka àfihàn bìdà so ó yá ẹgbẹ́ jáde kí ló fà torí pé kóṣàn tẹni yẹn lọ ń béèrè nípa kéyìfù pé bó lọ́lọ́ ṣe wò bó ni ìsìwáwọ̀ ọlọ́mọ àlá kéyìfì yà rẹ̀ wọ́n èbèrè wọ́n èbèrè so kí la fẹ́ lò bẹ́ẹ̀ wọ́n ní pé kí ni alimamu malik rahimahullahu ta'ala wọ́n ṣe kí ni àwọn náà fi rin ilẹ̀ pé àní omi àwọn tún láwọn ọ̀rọ̀ míì tó tún le lórí pé oníbídíà mọ́ ṣe kí ni mọ́ bá wọn ṣe wala tukallimuhum mọ́ bá wọn sọ̀rọ̀ wallahu ni musta'an wallahu ni musta'an eléyìí ni ojú ọ̀nà àwọn ahlu sunna wal jama'a qatibatan bada'an mina sahaba bada'an mina sahaba látọ̀dọ̀ àwọn sahaba so wallahu ni musta bákan náà àwọn afa àwọn afa àwọn afa ìgbà tiwa yìí náà àwọn sheikh al-albani sheikh ibn baz sheikh ibn al-faymin sheikh sọ́ọ́dì al-fawzan sheikh abdul muhsin al-abbad sheikh rabi ibn adi ibn hadi umair al-madkhali so àwọn mashayikhi sheikh sheikh mukbil al-wadi'i sheikh hamad bin yahya al-najmi sheikh zayd al-madkhali àwọn mashayikhi yìí ìntàn wà lórí ẹ̀ so ọ̀rọ̀ tẹ́ sọ yìí ta ló wà lórí ẹ̀ láàrin àwọn mọ̀ṣáìkì ta ló wà lórí ẹ̀ láàrin àwọn sàhábà ta ló wà lórí ẹ̀ bẹ̀ wallahu ni musta níbi débi pé ẹni tó béèrè question gan òun gan tó gbọ́ yìí ẹni tó béèrè question gan ó mọ̀ wípé ọ̀tọ̀ ló ní súnà ọ̀tọ̀ ló ní bídà ló fi ń béèrè pé òun tó ń jó súnà sẹ́gbà láàyè wà fóun láti kíni láti jẹ nǹkan tí oníbídà bá pa so kódà ẹni yẹn gan gbọ́ súnà yẹn gan jù yín lọ ẹni tó ń béèrè ìbéèrè yẹn pẹ̀lú bó ṣe béèrè ìbéèrè yẹn ó sọ pé ó gbọ́ yé jẹ tí ń hánsà lọ. wàláhu ni musta'an abẹ́lẹ́ ọmọ allah subhanahu wa ta'ala kí ó sọ̀rọ̀ àkó fún àwùjọ wa mọ́kò níbi àwọn sọkúsọ báyìí àtàwọn tí wọ́n ń sọrú ẹ̀ wàláhu ni musta'an. lára tó rìnlẹ̀ ọ̀dà wa ahlu sunna wal jamaa'ah láti ọ̀dà wọn salaf òun náà ni pé kí ni o ẹni tó bá jẹ́ oníbídà ìsílà kó jẹ́ oníbídà àti mùkáfírọ́ tàbí ti mùfásíkà ẹni tó jẹ́ pé bídà rẹ̀ sọ di kèfèrí tàbí ẹni tó jẹ́ pé bídà rẹ̀ sọ di pòkí èèyàn so jẹ́ pé bídà tiẹ̀ òun ò bá ní lẹ́fù kúfúrú so àwọn alùsùnà wal jamaa kan tí bá tán ọmọ sí kíni o wọ́n máa fi ilé ìrìnlẹ̀ wọn ò kí máa ń dàpọ̀ mọ́ra wọn wọn ò kí máa ń dàpọ̀ mọ́ra wọn so wọn ò kí ń sọ pé gbogbo yẹn náà ni alùsùnà wọn àkíyèsí pé gbogbo èèyàn ní ahálùsùn náà so pé àwọn èèyàn kàn máa yàtọ̀ ní level wọn sì yàtọ̀ sí là eléyìí wọlé so ìyẹn ló fà tó fi jẹ́ wípé ẹwà àwọn ẹwà àwọn khawarij ẹwà àwọn khawarij bó làwọn sahaba ṣe bá wọn lò àwọn sahaba bá wọn lò ní ìbálò ní bídà wọ́n sì gbógun tì wọ́n wọ́n sì bá wọn jà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà wọ́n ṣe kí ni wọ́n kà fárọ̀ wọn wọ́n kà fárọ̀ wọn kódà ẹ̀rí pé yàní wọn ò bá wọn jà gan àfìgbà tó jáde torí wọ́n sọ fún Ali wípé qawmun ijtama'u bi alharura aw bi harura wọ́n ṣe kí ni wọ́n kóra àwọn èèyàn kan kóra wọn jọ ní harúrọ̀ aliyu sọ fún pé kí ni o láùkọ̀tìlúhùm hátà yòkọ̀tìlú ni èmi ò ní bá wọn jáwó títí títí jẹ́ pé yóò fi jẹ́ páwọn ni wọ́n kọ́ náwó ọjà wa wọ́n sọ fún ẹ̀fà alóhùn mọ́ wọn kan wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọn ò ṣe kí ni o wọn ò kà fárọ̀ wọn wọn ò kà fárọ̀ wọn ìyẹn gan ló fà tó fi jẹ́ pé ìgbà tí ibn abbas ibn abbas lọ bá wọn láti lọ ṣe ìzálàtú ṣubha fún wọn ìgbà tán wọlé wọn ni ibn abbas sọ pé assalamu alaikum wọ́n sálámọ̀ sí wọn wọ́n sálámọ̀ sí wọn kí làwọn sọ padà kọ́ọ̀lù marhaban kọ́ọ̀lù marhaban but kí la fẹ́ lò níbi eléyìí ó ní pé kí ni àwọn sàhábà wọn ò kà fárọ̀ wọn àwọn sàhábà wọn ò kí ni wọn ò kà fárọ̀ wọn eléyìí fi rinlẹ̀ sẹ́ wípé àní àwọn ahlu sunna wal jamaa bada mina sahaba ó ń rinlẹ̀ lọ́dọ̀ wọn pé kí àwọn oníbídà àwọn mímọ̀ jẹ́ mufasiqo àwọn mímọ̀ jẹ́ mukafiro ó wà náà láwọn tó jẹ́ pé wọ́n ṣe kíni o wọ́n kà fárọ̀ wọn so lára wọn náà ní fírkọ jahmiya lára wọn ní fírkọ jahmiya so àti mú ọ̀rọ̀ wá síwájú nípa pé kíni o usulu thinteni wa sabi'ina fírkọ usulu thinteni wa sabi'ina àwọn ẹgbẹ́ seventy two yan kíni arba fírkọ tún arba àwọn khawarij àwọn shia wal wàlùkọ̀dáríyà wọ́n á béèrè lọ́wọ́ abdullahi bin mubarak wípé faljahmiya àwọn jahmiya nǹkan bó ni tí wọ́n ṣe jẹ́ fa àjábà bí anna ulaika laysu min ummati muhammadin sallallahu alayhi wa sallam so wọn abdullahi bin mubarak wọ́n ń dàgbà kiri o àwọn èèyàn yóò àwọn òkan lẹ̀ sí nínú àlìwúmà nàbí wa muhammad àwọn òkan lẹ̀ sí nínú seventy two yẹn àwọn òkan lẹ̀ nínú seventy two yẹn so gbogbo eléyìí tá sọ yìí láti lè bá àfihàn ilẹ̀ wípé sẹ́ àní ahlus sunnah wọn o oníbídà yóò máa jẹ́ mùkáfírọ́ yóò sì máa jẹ́ mùfásíkọ̀ yóò máa jẹ́ mùfásíkọ̀ ọ̀rọ̀ tẹ́yìn sọ yìí báwo ló ṣe wá yàtọ̀ sí ọ̀rọ̀ táwọn jàbàtà máa ń sọ báwo ló ti yàtọ̀ sí ọ̀rọ̀ táwọn jàbàtà máa ń sọ ní pé kí ni bídà òpin bídà òpin pé gbogbo bídà náà ló ṣe kí ni ló gbìn jáde kó nínú Islam so tẹ́yìn bá ń sọ wípé tá a bá ti gba ẹran èèyàn kan tá a bá ti gba ẹran rẹ̀ àbí tá a bá ti jẹ ẹran rẹ̀ ó túmọ̀ sí pé wọ́n ti ṣe kí ni wọ́n ti kà fárọ̀ ẹ̀ nìyẹn so ajẹ́pẹ́ tẹ́yìn náà sọ pé kí ni gbogbo bídà ìní kí ni o olóṣèlú àdìkú fúru nìyẹn olóṣèlú àdìkú fèrè nìyẹn so náà ó dẹ̀ rinlẹ̀ tó jẹ́ pé kí ni lọ́dọ̀ àwọn oníbídà àwọn tẹ́yìn ò ní ṣe kí ni o tẹ́yìn ò ní kírun sí lára látara pé wọ́n kú sórí kúfùrù bídà àwọn ṣe kí ni ogbon jáde sí kúfùrù àbí fún àpẹẹrẹ nìsín ẹni tó jẹ́ pé bá a ṣe máa sọ pé àwọn súfí súfí nìsín súfí tó ó mọ́ bá wọn yẹ nǹkan wò yóò bá wọn yẹ̀ wò anabi sọ pé man ata arrafan fasalahu an mas'alatin lam tuqbal lahu salat lam tuqbal lahu salatun arba'ina yawma ẹni tó bá lọ rèé bá ẹni tó olùyẹ̀míwò kan ó wá béèrè béèrè lọ́wọ́ rẹ̀ wọn ní gba irun rẹ̀ fún kíni fún forty days so fain nam orílẹ̀ níbi orílẹ̀ níbi hadith mi pé man ata arrafan aw kahinan fasaddaqahu bima yaqul faqad kafara bima unzila ala muhammadin sallallahu alayhi wa sallam ẹni tó bá lọ bá olùyẹ̀míwò kan alágbègbè kan fasaddaqahu bima yaqul nǹkan táwọn á sọ fún un lẹ́yìn ìgbà tó yẹ wò pé à ah, báyìí báyìí báyìí báyìí lónìí máa ṣe kí ni o ó wá gbàgbọ́ lórí nǹkan tó sọ yẹn o faqad kafara bima unzila ala muhammad òun tó ń ti ṣe kẹfìrì ẹ dákun ẹni tó lọ béèrè nǹkan lọ́wọ́ èèyàn ẹni tó lọ béèrè nǹkan lọ́wọ́ èèyàn mùjárọ̀dìbò lọ béèrè tóun ò bá nírò fún seventy day eh, eh, fún forty days àbí forty night gẹ́gẹ́ bó ṣe wá mi hadith mi ẹni tán béèrè lọ́wọ́ ẹ̀ nǹkan ẹni tó lọ béèrè nǹkan lọ́wọ́ èèyàn mùjárọ́dì pé ó béèrè ó sì gbàgbọ́ lórí ìdáhùn tí wọ́n fún un tí o bá jẹ́ pé ó ń tọ́ ti ṣe kèfèrí ẹni tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ nǹkan tó fún wọn nímọ̀ nípa àmọ̀ kankan ẹni tó ń sọ nǹkan fún wọn nípa àmọ̀ kankan tó ń dá wọn lóhùn nípa àmọ̀ kankan tó ń claim bóun nímọ̀ nípa kankan pé àìkan yóò eléyà àti lágbájá náà rí lélẹ̀ eléyìí ò lè wọ́ọ̀kì eléyà àti eléyìí ò wọ́ọ̀kì àbí eléyìí báyìí eléyìí báyìí àbí àkọsẹ̀jáyọ̀ mi eléyìí àbí nǹkan báyìí ni ó ń da àbí nǹkan báyìí iṣẹ́ báyìí ni kò mú àyẹ̀ ńkọ́ kí ni yóò mọ̀ jẹ́ ìdájọ́ tiẹ̀ náà kí wọ́n ra fẹ́fà yọ mẹ́ eléyìí náà súfì ni alẹ́ sìkà dálík súfì ni ṣùgbọ́n sọ wá jẹ́ pé súfì ni ìsìn ṣé ẹ wà gbé òun sí orí ẹni tó jẹ́ pé bóyá eléyìí kan mú tẹ́sùbí ìdání ni lòun fi ṣe subhanallah subhanallah subhanallah a lè ṣe kíni o a lè ṣe dé a lè fi wọ́n ṣe déédéé ara wọn láàrin tó jẹ́ pé fún àpẹẹrẹ òmu tẹ́síbí òmu tẹ̀sùbá àti ẹ̀dá ní subha òmu dání ó ń ṣe kíni o ó ṣe subhanallah subhanallah subhanallah àwọn àtikárù tó lẹ́rì náà ní fi ń kà yes bídà àgbáńkọ gbìn ní nǹkan tó ń ṣe bídà tó lágbára ni bídà tó lágbára tó burú jáì ní nǹkan tó ń ṣe yẹn ṣùgbọ́n a lè fi wẹ́n tó yẹ pé òun náà mú tẹ́síbá ẹ̀dá òun á ń ṣe yá kàkà yá ìlú ya rọbọkọta ya ilu ya kashfa ya ilu ya kinikan agisini ajibhu àbí àbí ajibini ya kinikan dáhùn lóyìn wọ kinikan tó fi ń porúkọ àwọn àlùjànnú tàbí fi ń porúkọ àwọn àwọn nǹkan mi tó fi ń wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ nǹkan mi yàtọ̀ sí ọ̀dọ̀ nọ́mà Allah subhanahu wa ta'ala so sáàsì sáàfì wọn sáàgbì wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn ni so kí la fẹ́ kí la fẹ́ fàyọ̀ bí wọn níbi kí ni salaf àwọn salafiyun àwọn ahlu sunna wal jama'a wọn máa ń fi rinlẹ̀ pé kí ni láàrin àwọn oníbílà àmọ́ ẹni tó ké bídà rẹ̀ kò gbé jáde kó nínú Islam bákan náà lára àwọn tó ń jẹ́ bídà ẹni tó ké bídà rẹ̀ sì ti gbé jáde kó nínú Islam ẹ̀dá kò irú ẹni tó ké bídà rẹ̀ bá gbé jáde kó nínú Islam ṣe ìtàsọ̀ fóònù náà ni pé kí ni o tó bá pẹran ìtàsọ̀ náà ni pé kí ni o kí nébọ̀ rẹ̀ kọ́ mọ̀ jẹ́ lọ hátà ẹlòmíì nǹkan tó ké bídà rẹ̀ gbé jáde kó nínú Islam gẹ̀ but látara pé àájúrù tó nílẹ̀ fún bídà ìpàwọn ní bídà ibi ìpàwọn tì nìyí yóò mọ kódà ẹlòmíì kí wá lórí tẹ́ fi pa òun tì kí ló tẹ́ kí ló tẹ́ fi so alimuhim onáìgbé kí ni ó lẹ̀ ní ọ̀dọ̀ àwọn ahlu sunna jamaa wípé oníbídà láàrin amọ̀rọ̀ oníbídà tó yẹ pé kẹfìrí ni pẹ̀lú bídà rẹ̀ so àtijọ́ kan síwájú gẹ́gẹ́ bí àwọn jahmiya bákan náà gẹ́gẹ́ bí àwọn kọ̀dìyàníyà àwọn ahmadiyya so bákan náà àwọn míì náà wà tó yẹ pé wọ́n ṣe kí ni wọ́n sọ pé eléyìí tí bídà rẹ̀ yìí tó bá bá a dé lẹ́fù kan tó ga dé báyìí fún àpẹẹrẹ àwọn kọ̀dàríyà wọ́n sọ pé kí ni ẹni tó bá ń ṣe ìǹkaàrù ilmu fún Allah subhanahu wa ta'ala fahuwa kafir tó ń ṣe ìǹkaàrù ilmu fún Allah pé ọlọ́ọ̀bà Allah ò ní mọ̀ nípa nǹkan ọlọ́ọ̀bà Allah ò ní mọ̀ nípa nǹkan yẹn kó tó di pé nǹkan yẹn ṣẹlẹ̀ hmm, ṣùgbọ́n ó rinlẹ̀ wípé ọlọ́ọ̀bà Allah ní mọ̀ nípa gbogbo nǹkan hmm, hata qabla an yakhluqaha Allah kó tó di pé ọlọ́ọ̀bà Allah dáwọn kan yẹn wàkátà báhà ọlọ́ọ̀bà Allah sì ti kọ gbogbo ẹlẹ́ so Uh, sọlọ́mọ aláṣetì kọ gbogbo ẹ̀ lẹ̀ eléyìí nǹkan tí ó rìnlẹ̀ ni but àwọn kọ̀dáríyà láàrin àwọn kọ̀dáríyà àwọn tó bá ń ṣe ìǹkaàrò ìlímù yìí fún ọlọ́mọ Allah subhanahu wa ta'ala àwọn sálàfù máa ń ṣe kíni o wọ́n máa ń ka fọ́rọ̀ wọn so wallahu al-musta'an. ẹni tí wàá sọ̀rọ̀ lára tó sọ òun ni pé ìwọ tó o bá ti wá jẹ oúnjẹ wọn àbí ìwọ tó o bá ti wá lè jẹun tó pa àjẹpọ̀ o ti pè ní kèfèrí nìyẹn ìwọ́n tó bá ti wá lè jẹ́ tó ń jẹ àti pé ṣe kí ni o ti pè ní kẹfìrí ni ìtumọ̀ tẹ́ sọ ni pé kí ni gbogbo ẹni tí èèbá ti ṣe onísúnà kẹfìrí ni gbogbo ẹni tí èèbá ti ṣe onísúnà kẹfìrí ni kí wá lọ̀rọ̀ ilé ìfi yàtọ̀ sí ọ̀rọ̀ àwọn jàbàtà kí wá làwọn ilé ìfi yàtọ̀ sí ọ̀rọ̀ àwọn táwọn jàbàtà bá sọ pé ẹni yìí kì í ṣe súnà wọ́n mí pé kí ni o kẹfìrí ló ń tàn so ìwọ tó sọ pé ẹni tó wá sọ pé nìsín ìwọ tó bá ti wá lè jẹran rẹ̀ ajẹ́pọ̀ ti gbà sí kẹfìrí nìyẹn ìyẹn túmọ̀ sí pé gbogbo ẹni tí ìbá ti ṣe ń súnà lọ́dọ̀ ẹni yìí kẹfìrí ni wàhálà kọ́ọ̀lù ìjàmbá ti yé ọ̀rọ̀ àwọn jàmbá tá lélẹ̀ yìí sọ̀rọ̀ táwọn jàmbá tá máa ń sọ gẹ́gẹ́gẹ́ lélẹ̀ irú ẹni gẹ́gẹ́ ọlọ́ọ̀kẹ́ wọn pè ní jàmbá tá fèsì ní tó bá wù yín kẹ́ fèsì. so wàláhu musta'an wàláhu musta'an so àwọn pé ọ̀tọ̀ ni àwọn kùfàr mushrikun ọ̀tọ̀ làwọn so láàrin torí pé hadith tanabi gan sọ́nà pé kí ni wasatefteriku ummeti ẹni tó jẹ́ kí fèrè kò sí lára umma anabiwa muhammad min haiz pé ummetu al-ijaba torí wọ́n pín sí méjì pé ummetu dáwà wa ummetu al-ijaba ummetu dá gbogbo àwọn èèyàn tó yẹ pé ó yẹ kán dáná bí lòun gbogbo àwọn èèyàn tó yẹ pé gbogbo àwọn èèyàn tó jẹ́ pé ìpè anabiwa muhammad sallam ó kó gbogbo wọn sínú àti kèfèrí nínú àti mùsùlùmí nínú everybody yóò kó sínú ṣùgbọ́n ummatul ijaba àwọn wa ni wọ́n ń ṣe kí ni wọ́n dáná mi lò àwọn tá bá jẹ́ mùsùlùmí nìkan ni náà mọ̀ lò fún so now àwọn tá bá ń sọ yí wà níyì o àwọn ará wọn ibẹ̀ wà ní hadith seventy three ṣe kí ni o ló wà ló wà fún gbogbo wọn wá pín sí seventy three sect táyọ̀ kan péré mọ̀ jẹ́ àlìfíríkọ́ tún nájíà mí nà náà fíríkọ́ ẹ̀yọ̀ kan tí ó ṣe kí ni o tó wọ́n là kó mi ìwọ náà so tí yóò dà kó mi ìwọ náà wallahu ni musta'an so ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ọ̀rọ̀ tí ó tako ojú ọ̀nà àwọn ahlu sunna wal jama'a láti ọ̀dọ̀ àwọn sọ̀hábà títí sí dásìkò táwọn ayé rẹ̀ so ahlu sunna jama'a máa ń fi rí kí ni ọ̀tọ̀ ni àwọn mushriku ah, ìtẹ́ sọ ni pé gbogbo àwọn gbogbo àwọn kí ni o àwọn gbogbo everybody tí bá ti sọ sunna kò fárò ni wọn ìtẹ́ sọ nìyẹn lápá kan lápá kejì ìtẹ́ tún sọ ni pé gbogbo wọn náà ṣe ló ń súnà gbogbo wọn náà ní kíni o ní onísúnà àti àwọn kíni o àtàwọn kọ̀wárìjì ni o àtàwọn jàmíyà ni o àtàwọn mọ̀tẹ́sílà ni o àṣàyẹ̀rọ̀ ni o gbogbo wa ta ló ń súnà ìtẹ́ sọ nìyẹn bákan náà ta sọ ìtúwá ní àwọn ó tún wá ní àwọn ìṣesí kan tó yẹ pé ah, ó yẹ kéèyàn pe àkíyèsí àlèwúmọ̀ ìṣe àwọn ìṣesí burú àwọn ìṣesí tó burú jáì níbi ìmọ̀ sọ àwọn èèyàn lára kó níbi súnà àti níbi ìmọ̀ gbé àwọn èèyàn jìnnà sí àwọn áhàlù súnà àti níbi ìmọ̀ lé àwọn èèyàn jìnnà sódodo torí pé kí ni o ká lè bá àwọn fa ọkàn àwọn èèyàn síbi bídà ẹ̀ ń fa ọkàn àwọn èèyàn síbi bídà níbi bẹ́ẹ̀ ṣe wọ́n rí bẹ́ẹ̀ ń bá wọn ní bídà ṣe wọ́n rí bẹ́ẹ̀ ń bá wọn ní bídà ṣe àwọn ní bídà àdánwò ìkẹsẹ̀lẹ̀ sí wọn ní nǹkan tó yẹ kó yẹ kó dùn mọ́ yẹn nú ẹ̀ lọ́ ń bá wọn ẹ̀ lọ́ ń bá wọn ẹ̀ lọ́ ẹ̀ lọ́ ń bá wọn ẹ̀ lọ́ ń yìn wọn bẹ́ẹ̀ ibẹ̀ náà lẹ́ tó jẹ́ ẹ̀ tó ẹ̀ tó yẹ kó jẹ́ ẹ̀ tó yẹ kó jẹ́ olórí ilé kéwú ẹ̀ lòun ti sọ pé kí ni ọ̀kan náà lẹ̀sìn láti sánmọ̀ ẹ gbọ́ gbólóhùn yẹn ọ̀kan náà lẹ̀sìn láti sánmọ̀ nígbà tó wà láàyè tó ti ń bá wọn ní bídà sọ̀rọ̀ ó pé kí ni ọ̀kan náà lẹ̀sìn láti sánmọ̀ ìkẹ̀kẹ́ náà ó pé kẹ̀kẹ́ náà jọ ní nìyẹn torí pé kí ni o kẹ́límà ọ̀kan náà lẹ̀sìn láti sánmà ṣùgbọ́n níbi tó o ti lóye sí o ti ní ìtìmọ́lì pé kí ni o o sọ pé ìkẹ̀kẹ́ náà jọ lẹ̀sìn yìí rẹ̀ ìyí tó o ti padà sọ náà nìyẹn tó o ti fi lọ́lẹ̀ náà nìyẹn ìyí tẹ́ fi lọ́lẹ̀ bẹ́ẹ̀ náà nìyẹn. so bákan náà àwọn oníbíyà ń lọ wọ́n ń bọ̀ ẹ̀ ń lọ wọ́n ń bọ̀ wá sí library wá sí mosque ni ẹni serious serious salafi serious serious tá a ní ìpínlẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn yìí náà jáde náà sọ pé àwọn alùsùn náà ò máa ṣe mùsábàkọ̀ bí wọ́n ṣe mùsábàkọ̀ kan lẹ́kọ̀ọ́ mẹ́rin kò sóńsùn náà kan bẹ́ẹ̀ ẹ lákòótó lọ lọ́hùn so ìgbà táwọn ẹ̀bá tó lọ ṣe mùsábàkọ̀ náà tó jẹun sùn náà ni wọ́n tó ṣe dáadáa ìgbà táwọn ẹ̀bá tó lọ ṣe mùsábàkọ̀ ni wọ́n náà tó ṣe dáadáa pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ọkàlùkù máa gbé kíláàsì rẹ̀ ṣáàdì ṣé kòrán táwọn èèyàn há wọ́n kó lè bá a fáyì kó lè bá a téèyàn kan lọ́rùn kó lè bá a wò pé èmi ni mo ṣe dáadáa jù kó fún mi lẹ́bù. àtàwọn pẹ̀lú àwọn ọmọ kárọ̀tì oríṣiríṣi tí máa ń ṣẹlẹ̀ ní àwọn sàbàkọ́tì yẹn náà. because the nazar kò níbi pé kí ni o kí ni ṣe ìdájọ́ ìdájọ́ rẹ̀ gẹ́gẹ́ ìyẹn kọ́ là ń sọ but àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà káwọn olùsùn náà sì mọ̀ lọ náà káwọn obìnrin sì lọ́ mọ́ síjú bẹ́ẹ̀ náà. ẹ wallahu al-musta'an so àgbẹ̀ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ìṣekíni àwọn ọ̀rọ̀ tí wọ́n fi ìmọ̀ ìmọ̀ fi ṣàwá àwọn alùsùnà àwọn ọ̀rọ̀ tí wọ́n fi dọ̀tí àwọn alùsùnà pé ẹ ẹ wọn ni a òṣàṣù àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ fa tẹ́gbẹ́ à ah, èèyàn wo ló sọ ilé ta ló sọ ẹ̀mẹ́ nìyẹn wà ẹ òṣàṣù ẹ sàlàfíà yóò píọ̀ ẹ̀rọ sún ẹ̀rí omidan kan ti ń lọ ẹ wá ẹ wá tẹ bírèkì fún ta ni ó sọ ilé ta ni ta ni tó bá bá àwọn ilé tó bá bá àwọn so ta ni yóò sọ ilé ẹ mẹ́ni ẹ jáde ta ló sọ pé ẹ kí ni o ẹ ẹ̀rọ ní bídíà kan ẹ wá tẹ bíríkì fún so ẹ mú ẹ mú àánú kan àbí ẹ mú ìsọkúsọ kan ẹ mú wọlé ẹ wàá fi pa ní tó ṣe kí ni o ní tó tiẹ̀ tún dánú ọ̀rọ̀ náà ẹ tún fi parẹ́ so àwọn ọ̀rọ̀ pé ẹ wá rí ẹ wá rí oníbídà kan ẹ wá tẹ bíríkì fún ẹ oníbídà kan bàbá kan àwọn kan sọ láti fati ẹ sì gún lọ́bẹ ah! láti lè bá a fi ṣàwọ́ àwọn alùsùn náà wal jamaa láti lè bá fi dọ̀tí wọn láti lè bá àmọ́ jẹ́ kí wọ́n ṣe é gbọ́ lọ́dọ̀ àwọn èèyàn. so pé ẹ ẹnìkan wá ní ẹ àwọn aláwàní dáhùn wòye àwọn aláwàní ọ̀jọ̀ tí láwàní tẹ̀blígì ẹ jẹ́ káwọn bá yín skírìnì wọn káwọn bá yẹ wọn kúrò àwọn rọ àwọn rọ àwọn rọ àwọn rọ nípa àwọn ahlu sunnah wal jamaa'ah wallahu li musta'an la'alla fi hadha kifaya àárín kan kó jẹ́ pé eléyìí yóò ṣe àǹfààní fún gbogbo ẹni tí yóò bá gbọ́ láti mọ alákọ̀ọ́kọ́ àìṣedéédé àti ànù àti ànù àti ìtakò ọ̀rọ̀ ọlọ́run ìtakò ọ̀rọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ìtakò ìlànà àwọn sahaba ridwanullahi alayhim ìtakò ojú ọ̀nà àwọn àìmọ̀ tó ń bẹ níbi ọ̀rọ̀ tí wọ́n sọ yìí bákan náà gbogbo mọ́sálàkì ẹni yìí gan náà generally wallahu li musta'an wallahu li musta'an so ẹ ká ṣe kí ni ẹ jẹ́ ká dì dání ọ̀rọ̀ alimami Fudayl ibn Iyad Fudayl ibn Iyad kí náà sọ wọ́n ní alayka bi tariqil huda sórí ojú ọ̀nà mọ̀nà ṣe kí ni gbàmú kò dúró ṣinṣin lórí ẹ̀ dáadáa ojú ọ̀nà mọ̀nà gbàmú kò ṣe kí ni kò dúró ṣinṣin lórí ẹ̀ dáadáa. wala yadurruka qillatu salikin so the fact gbẹ́yìn tẹ́jọ́ ní ojú ọ̀nà mọ̀nà yẹn torí pé ẹ̀ má jẹ́ kó affect yẹn torí pé àwọn tí wọ́n ń pariwo àwọn tí wọ́n ń dẹ̀sìn ọlọ́ba aláàrú àwọn tí wọ́n ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tá à ń kọ́mẹ́ǹtì lé lórí ẹ́ torí pé wọ́n pọ̀ má jẹ́ kó àfẹ́tì rárá tọ̀ wọ́n ní wa iyyaka wa turuqad dalalah ò wá rí àwọn ojú ọ̀nà àánú tọ́pọ̀ yìí má ṣe kí ni kò jìnà sí ẹ́ wa iyyaka wa turuqad dalalah jìnà sí wọn so wọ́n ní wàlẹ́ تغتر بكثرة الهالكين ولا تغتر تغتر بكثرة الهالكين the fact pé àwọn tí wọ́n rí àwọn ojú ọ̀nà yìí àwọn tí wọ́n parun látara rẹ̀ torí pé wọ́n pọ̀ má jẹ́ kí iná affect ẹ̀ wallahu li musta'an alimami al-Awza'i rahimahullahu ta'ala kí làwọn sọ wọ́n ní alayka bi athari man salaf orí àwọn athar athar àwọn ẹgbàá wa tó ní látọ̀dọ̀ àwọn tó ti kọjá síwájú àwọn èèyàn ò ní kó gbámú àtàwọn tó bá wà lórí àwọn ọ̀rọ̀ wọn náà minal ulama al-mu'asirin àfàdà àti dákọ̀ síwájú yẹn ọ̀rọ̀ tẹ́ni yìí sọ yìí so ṣe déédé ọ̀rọ̀ Sheikh al-Albani Ibn Baz Ibn Uthaymeen Sheikh Salih al-Fawzan Sheikh Salih al-Luhaydan so ṣe déédé ọ̀rọ̀ wọn so ṣe déédé ọ̀rọ̀ wọn wa in zakhrafuhu laka wà ní zakorofú húbi lè kọ òlè kó o sì jìnà sí àwọn òròrí àwọn èèyàn àwọn òròrí àwọn òròrí àwọn òròrí tó ṣe kíni tó takò tó yàtọ̀ sí ti àwọn ahlu sunna wal jamaa jìnà sí wà ní zakorofú húbi lè kọ òlè wọn ò bá fi ọ̀rọ̀ wọn bá fi wọn bá bọ̀ fọ̀rọ̀ wọn bá bọ̀ tí wọ́n ṣe kíni wọ́n bọ̀ fi túnṣe wọ́n bọ̀ fi fine tune ẹ̀ wọ́n wà gbé wá wọ́n gbé wá bí wà tẹ́yìn sọ drama kí a kò sáàsù a kìnnìkan èèyàn kan ẹ̀ ṣe kìnnìkan والله المستعان والله المستعان وصلى الله وسلم وبارك على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وبعد وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت وأستغفرك وأتوب إليك